الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكو يفون الله سبحانه وتعالى ترى لكم كي أتكوى فون النبوة محمد صلى الله عليه وآله وسلم ليت في من بليني صلاة العيدين في المصلى وني يرون عيد مجيجي ني أيبتي أتمنكر وني اغتسل وتطيب والبس أحسن الثياب واصحب أهلك وأولادك إلى المصلى من طريق وارجعي من طريق من آخر wọ́n ní tó bá ti di ọjọ́ ọdún pé ìní ìní ọjọ́ ọdún mẹ́sàlán kíyàn wẹ̀ kíyàn lo pef kíyàn dẹ̀ wọ aṣọ tí fi ń dájú tíyàn ní kìkín ṣe kébí aṣọ tí bá fi ń wọ́n jù ní dandan aṣọ tó bá ń dájú ibi tíyàn bá ní agbára mọ́ ẹn tó bá lágbára láti wọṣọ gidi kó mọ́ wọṣọ tó wà tó lọlẹ̀ kíyàn ra gidi kíyàn ra gidi kíyàn wá mú àwọn kíyàn kó àwọn ará léèyàn àti àwọn ọmọ èèyàn kíyàn kó wọn lọ sí ààyè ìkírùn èyàn ó gba ojú ọ̀nà kan lọ èyàn wà gba ojú ọ̀nà míì padà wá eléyìí ni súnnà tó wà níbi ìrun Eid aṣáfà níbi ọ̀rọ̀ tààkà yí wípé àti àwọn ọ̀rọ̀ tí a tún máa kà wípé ìmá lọ sí Eid ẹ̀rí àwọn obìnrin o àwọn ma dáná lédè wá ni àgbọ́yé yẹn àgbọ́yé tí ó lálàáfíà ni àgbọ́yé wà mistaken gan bal gbogbo lè ma ń dánijọ́ ọdún ni àti bàbá àti ìyá àti gbogbo ọmọ gbogbo yín ẹ̀yin lẹ́jọ́ lọ sí Eid tí ò bá sí mọ́tò kódà irú nǹkan tíyàn ti mọ́ ń búkì mọ́tò kalẹ̀ ní àbí àwọn bí a náà pẹ̀pẹ̀ yóò ti búkì kalẹ̀ ní pẹ́tọ̀ ẹlẹ́wà gbé wa láàrọ̀ Ah, and then in tó dẹ̀ nọ́ndà náà ni pé kíyàn tètè kíyàn tètè lọ sí Eid ibi tí yóò ti kírun in tí ẹ ma tètè dájí lọ ní kíyàn sí tètè kírun Eid òun náà ni fi ń dájú ah, so um, káwàpà kíyèsí kan níbi ọ̀rọ̀ kíkírun Eid àwọn nínú kan tó ma ń sábà ṣẹlẹ̀ gan òní pé dítò pàwọn yẹn ma ń pẹ́ lọ sí Eid torí àárọ̀ ọjọ́ ọdún òun náà ni ọ̀pọ̀lọpọ̀ mọ́ ń ṣẹ̀ṣẹ̀ lọ wá ayọ́nu ilé ìdú tán fi lọ sọ ilé ilé yẹn bá dàgbà wá ti dáwọ́ jọdún yà mọ̀ sáká kiri lọmọ wáyọ́ ní ilé ìdúkà kiri lọmọ wọn tó fi lọ́sùn bà tí ma fi rí báyò 9:30 ti lù 8:30 ti lù kéré kan so látara bẹ́ẹ̀ àwọn èèyàn ní láti máa kírun pẹ̀lú rédíò ilé ma ń ṣẹlẹ̀ gan mẹ́sẹ̀lẹ́n tí a bá fẹ́ lọ kí ní ogun central aid ní Ìlọrin bíbí àti gbogbo bí a division yẹn tí ó fi wọ unity tí ó fi wọ bí ọ̀nà eré wọlé débáyì àwọn èèyàn kírun lọ pẹ̀lú rédíò káàkiri káàkiri kódà lómi ò pàkì síbí ọ̀fà garaji mẹ́rin ìwọ̀n ti gbẹ́rùn dúró yóò sì tan rédíò tí rédíò bá wákún kọ́ àbí sẹ́bísì dẹ̀rù àbí bátìrì run down a èyí ó ha síbì kan yóò kàn kí náà ti ṣe báyìí so èyàn kí ń kírun báyìí lẹ́yìn imam èyàn ma ń kírun imam lẹ́ni tó ń rí imam àbí lẹ́ni tó ń rí ẹni tó rí ẹni tó rí ẹni imam èyàn sáà gbọ́dọ̀ wà connected mọ́ imam mbashara ìgbà yíwa considered pé yàn kírun lẹ́yìn imam ló jẹ́ pé àwọn ìmọ̀ ń bèèrè lọ́wọ́ àfá pèsè ìlú mọ̀fí tàrọ̀wí ọ́n kírun asamun saudi kíyàn wá tán bóyá lórí fóònù èyí ó tàn yíwà gbé kalẹ̀ èyí wà mọ́ fọ́lú ìrùn kò tọ́ kíyàn ṣe bẹ́ àwọn kí ní yẹ̀ òtọ́ mistake ni so èyí ó dé ìtò kíyàn tètè lọ èyí tí yóò fi ma wá dúó lọ́nà tí yóò fi ma kírun lé ẹgbẹ́ mọ́tò ma tẹ́ní kàkàkiri rẹ ìyẹn ò ṣe kíni ìyẹn ò àwọn tó bá jẹ́ àwọn elétò ìdí tán ti ṣètò kalẹ̀ pé ibi táwọn ọkùnrin ó máa gbà wọlé ní ibi táwọn obìnrin ó máa gbà wọlé ní bó bá jẹ́ ọ̀nà kan ló wà tán ti ṣe ètò wípé àwọn ọkùnrin ó kọ́kọ́ jáde àwọn obìnrin ó wá jáde létà àbáwọn obìnrin ó jáde àwọn ọkùnrin ó wá jáde lẹ́yìn náà ní mọ́ṣálásí ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fi kọ kò sí ajiz kò sí tó dí àwọn obìnrin báyìí gan àwọn obìnrin kírun lẹ́yìn báyìí àwọn ọkùnrin kírun wájú báyìí so wọ́n rá àwọn ọkùnrin straight ni tọ́mà tí wọ́n fẹ́ jáde wọ́n wà dúró àwọn obìnrin ọkọ̀ jáde náà tọ́mà ti lọ àwọn ọkùnrin náà ẹ̀sẹ̀ wá jáde àwọn ìkóṣà ọkọ̀ jáde ní káwọn ìrúkù tó wá jáde kìí ṣe tó pé àtọkùnrin àtobìnrin lójọ mọ́ mixi pọ̀ mọ́ra wọn lẹ́nu ọ̀nà tí ó gbíó wà fún pọ̀ àtọkùnrin àtobìnrin eléyìí kọ́ ohun àwọn kẹta gbọdọ̀ mójútó tó ráwọn kí ní ẹ̀mọ́ sábà ṣẹlẹ̀ ní ọjọ́ ọdún bákan náà nínú àwọn nǹkan tá gbọdọ̀ tún pàkíyèsí sí òun ni pé kí wọ́n sí nǹkan tó yẹ ká tún ma fi sí ọlọ́run ọba subhanahu wa ta'ala bí kí ni kábẹ̀sì ma ya fọ́tò ah fọ́tò yóò dá subhanallah àti lọ kí wọ́n yìí dì ń bí kan rí tàbí <clears throat> lọ mọ́ kí tó tún bẹ́tà díẹ̀ eh, kí náà ń pè àti ah, ẹmọ̀ ó dà pé ó dọ̀kú mú gangbà yẹn ah, àgbé àwọn sí ọ̀nà a ní láti branch síbòmí ni ibi ta branch tàbí ẹ̀ ń kánjú lọ pé sáà ti ní kírun báyìí ah asẹ́sẹ̀ fẹ́ lù another one hour 30 minutes ń bẹ̀rẹ̀ close to two hours àwọn àfóhùn bídí àyẹn kọ́kọ́ gba owó lọ wọ́n fẹ́ gba owó pa nítorí ibi ìdí ẹ àwọn bí àwọn minister àwọn like àwọn àtọ́sà lẹ́nu olùrúpọ̀ ń bẹ̀ gan so kìníkan ní a kìníkan ní honorable wọ́n gba owó yíò kọ̀kọ̀ wọn mímú pé kí làwọn ilé sí awá kìí dì ń bí ní àbáwá sí rí wọ́n kọ́ wá ṣe kíní lọ wọ́n kọ́kọ́ wá sọ ọ̀rẹ́ dẹ̀rẹ̀ dán lọ ìkó tún gba mike yóò tún sọ̀rọ̀ 30 minutes ìkó tún dé yóò gbówó náà ni o ok ọ̀láwọn bídíà yóò ráyé wá fà ẹkàn sáàsọ̀ ẹ̀sìn ẹkàn sọ di pálapàla máwòyàn lójú ṣe èyàn wà wà ní orí ìdíẹ̀ yóò wà ní fílì pò ń wá sí lọ́n bí kó lè ní fílì yẹn náà yóò kàn gbà wá sí ẹ̀nà wọ́n bí wọ́n kàn wá sí lọ́n jọ gbàtán wá sí eyún tán wọ́n sí eyún sí eyún sí eyún bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ń dẹ̀ ọgbọ́nra wọn bẹ́ẹ̀ láwọn yẹn wọ́n já fọ́tò lọ́bí wọ́n sì parí bàtá kírùn tán ìntàfi kírùn náà bí a ló tó sẹ́jú kan náà aláàgbà aláàgbà wọn sáàrùn lọ tó kí n sí ìrìnà wá kí wọ́n gbó tẹ́lẹ̀ náà ẹ̀sìlẹ̀ lẹ́fi pé tẹ́ntọ́ wá fi kírùn náà mọ́ 2 minutes yóò fi kírùn 2 minutes 2 minutes yóò fi kírùn so bọ́n ṣe parí inú mẹ́sí nítọ̀ ẹ̀yìn ẹ̀mẹ́ ti lọ ẹjẹ́ adúgbò gbọ́ útúbà útúbà kọ́ wá gbé mi ní èyí tó ti ń ṣe látàrọ ǹkan whereas in tó ẹkẹ́yàn ṣe ní ìdì ní pé kò sí ẹjọ́ kankan wò ní ìdì o before khutbah tó bá ti wá kírun tán kàn ṣe khutbah in 10-15 minutes lo ayúwà nas kàn sí wà sí fáwọn èèyàn in tán pè ní ọkọ̀dúwà ìtaníjí pé ok ẹ̀yin musulmi ẹjá mọ́sútùn kan báyíò nǹkan báyìí bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ khalas oníkàdùkùn lọlé bọ́n sí tún bẹ̀rẹ̀ nú lẹ́yìn ìgbàyẹn kọ́ báyìí ah fọ́tò yìí ni agbára jọ yẹn wọ́n wípé tọ̀ tó bá di yamal kiyama só lè fi ẹ̀mí sí gbogbo ní fọ́tò ya nǹkan ẹlẹ́mí bóyá ọya ewúrẹ́ ni ọya ẹran ni ọya èmìyàn ni tó bá sà ti ní ẹ̀mí èyí ó fi ẹ̀mí sí ní yamal inna ashadda an-nasi adhaban yawm al-qiyamati al-musawwiru gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni at-tabarruj was-sufur ìrìn o àti kóbìnrin ma gbé ẹ̀ṣọ́ jáde gbẹ̀lẹ̀ yíò wà lọ tọ́jú àwọn ọkùnrin da youth ní àti pọ̀jù Ànábì ní pé la yadkhulul jannata àwọn ọkùnrin bá àwọn fọwọ́kàn lára kò kí ẹ̀ ẹmọ̀sẹ̀ tó wì kí ní ò dá anábì ni wẹni bẹ́ẹ̀ kò ní wà lìjánná o anábì ló sọ bẹ́ sallallahu alaihi wasallam so anábì ń sọ pé tó bá ti di ọjọ́ ọdún ẹ lọ sí ìd anábì ẹmọ gbọ́ anábì wá ní pé ẹni tí ò bá wá ní jìlbáàbù tí ó lò kọ́yá Allahu akbar tó bá ní jìlbáàbù aṣọ tó wù tó fi bọ ẹ̀ṣọ́ rẹ̀ ya ìtumọ̀ ní pàwọn kan bẹ àwọn obìnrin wọn ń jáde tí wọn because àwọn ò ní jìlbáàbù so either kọ ní jìlbá tọ́fù kọ́ jáde àbúkọ́ mọ́ jáde kọ́ wà nílò so ẹ pé ní ìsin nínú tó ẹka mọ́ rán fáwọn ìyàwó wa báyìí pé óyá óyá ẹ̀rán jìlbá tẹ́ bá ti wọ́ sọ tẹ́wọ́ lace tẹ́wà nkara tẹ́wọ́ gíní à ẹwà wọ jìlbá bùlé lórí ẹbù ara yín dáadáa ẹ má jáde ní ìjáde àwọn tí wọn kì í ṣe ọmọlúwàbí kí ní ẹ̀kọ́ dára rá ká ní ẹ̀sìn bọ́jọ́ ọdún lè ní bákan náà ó ní ká máa fi orin ká máa fi ṣe ọdún gbogbo àwọn nǹkan ẹ̀ṣẹ̀ tá fi ìjọ tó yẹ ká mọ̀ dúpẹ́ fọ́lọ̀ ọba lọ́jọ́ yìí gbogbo a mọ̀ pé orin ẹ̀ṣẹ̀ ni kò dá kí ẹ máa gbórin sáàmà láàmà wọn lọ sí ẹ̀kìní eh, wọ́n ti wá mọ̀ nọ́mì ìjọ ọdún mùsùlùmí ó yẹ kódà gbọ́n tíyàn ti mọ́ máa mọ́ lọ kò sí tó ṣe kíyàn máa máa jáde níjọ ọdún àbáwọn ìyàwó kíyàn jọ lọ sáwọn àyíkọ̀ kan bí tíyàn ti lè gbádùn kò sí tó ṣe but wọ́n ti wá mọ̀ pàwọn mùsùlùmí wọ́n àmọ́ pí orin fún yín wọ́n rà sí ẹ kọ́mọ̀ pàwọn mùsùlùmí àìkí gbórin kódà ìwújọ́ eh, àwọn mùsùlùmí nìkan ni wọ́n lù bí palé ni o ẹ má omi orin wọn nígbà tí wọn bóyẹ kó ṣe rí ní ẹ̀ amógóbẹ̀ náà àwọn orin kọkúkọ àwọn ọmọ náà ma jójó kíní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn kíní èyàn sọ fọ́lọ̀bà ní pé ọlọ́run èmi ò mọ́ lóore pọ́ sọ mi dọjú èní o èmi ò mọ́ lóore wallahi ìmọ́ in tó bá sì wọ́ ní kan like èyàn ò wí jáde lẹ́nu àmọ́ in tí ìṣesí èyàn ń sọ hal mọ̀kọ́lù méjì ni mọ̀kọ́lù lisan àti mọ̀kọ́lù hal ọ̀rọ̀ tí ẹ̀mọ́ ń fara sọ àti ọ̀rọ̀ tí ẹ̀mọ́ ń fara sọ tí má ní jáde kò nùbí àìdàkọ́ ní mi ní jáde àbúkọ́ takúkọ̀ jù kó báyìí kódà kó má sọ̀rọ̀ jáde ọ̀sọ̀rọ̀ ọwá sí báyìí jáde kí wọ́n sọ fẹ́ nípa ẹni lóhun ò jáde kí ọ̀rọ̀ tí ẹ̀yìn bá fi ara àti iṣẹ́ sísọ òun tún nípọn ju ọ̀rọ̀ tí ẹ̀yìn bá fẹnu sọ torí èyí lè sọ̀rọ̀ mí gbà mí lẹ́nu kó jẹ́ pé kò dọ́kàn yẹn tán àmọ́ ọ̀rọ̀ tí ẹ̀yìn bá fara sọ àhín tí ń bẹnu ọkàn gangan nù yóò takù ẹ́ <laughs> oyún tún láùdù wọ́n <laughs> ní yóò gá tó pariwo jù kéyàn lo àárọ̀ tí ó jẹ́ sọ́ra ó gbá kí ní ẹ̀ kìkí ń sọdún wallahi kò sí tó ṣe kéyàn gbádùn pẹ̀lú àwọn gbádùn tó wà mọ̀ bá àwọn gbádùn tó dáa kò sí tó ṣe òun ló fi jẹ́ pé kódà inṣáàlá ní mọ́ṣálásí wá ń bí gan àwótún organize eh, eh, ìjòkó eid party fáwọn ọmọdé ẹkọ́ àwọn yíwá kan wá gbádùn kò sí kò sí problem kankan pẹ̀lú gbogbo tó bá tọ́ tí ò kí ń ṣe haram àwọn yẹn gó ní nice àmínú wọ́n dùn in tẹ́yẹn gbọdọ̀ ṣe ní ọdún ni in tẹ́yẹn gbọdọ̀ ṣe ni in tàn sọ ní kí mọ́ fi ìṣẹ́ lọ́hun sọdún ẹ̀ṣẹ̀ yẹn kọ́kọ́ yọkùn bẹ̀rẹ̀ mi ò ní fi ẹ̀ṣẹ̀ sọdún ilé ṣe ibáyìn àbí so wọ́n ni kind of ahead and also tí ẹ̀bá lọ ìdí tó fi ń dájú tí ò bá rí ṣe kò kí ń kò sẹ́ṣẹ̀ ń bí yẹn o tàbá gba ọ̀nà bí lọ ìdí a lè gbà bí ìwálé in tó mọ́ ń dá ní ẹjá gbà bí lọ ẹwà gbà bí ìwálé àbí tàbá gbà bí lọ kí gbà bí wọ́n ni Ànábì sallallahu alaihi wasallam tó máa fẹ́ jáde ní àárọ̀ ọjọ́ Eid wọ́n máa ń jáde lẹ́nu tó máa ń jẹ tamuru labidun in tó máa ń jẹ jáde ní ẹláàrọ̀ káwọn náà gbìyànjú bẹ́ wọ́n máa wá ń jẹ ní wítìrì wítìrì ní pé kan jẹ ẹyọ kan odd number àbí kan jẹ mẹ́ta àbí kan jẹ márùn-ún àbí méje àbí mẹ́sàn àbí mọ́kànlá àbí mẹ́tàlá àbí mẹ́ẹ̀dógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ṣe máa ń jẹ nìyẹn so kíyàn náà ṣe bẹ́ẹ̀ kíyàn má gbààwẹ̀ lọ sí ìdí ọdún léyá ìyẹn ló bá Ànábì sallallahu alaihi wasallam kí ń jẹ nǹkan kan lọ sí ìdí níjọ ọdún léyá tí ẹ̀ àmọ́dún kékeré Ànábì máa ń jẹ làbídùn ní àárọ̀ kìí sí pé pọ́blẹ̀mù àbí kíyàn jẹ nǹkan mí o àmọ́ ń tánàbí máa ń jẹ ni àwọn mùsùlùmí dẹ̀ fẹ́ràn ká máa tẹ̀lé yìí sì mọ̀ èmi náà jẹ làbídù mẹ́ta márùn-ún méje gẹ́gẹ́ bí ànàbí náà sì máa ń ṣe kí ni bá sì máa ń jẹ́ pé báyìí ẹfẹ́ bèèrè òkèkè náà ẹlẹ́ẹ̀kẹta amarana rasulullahi sallallahu alaihi wasallam an nukhrijahunna fil fitri wal adha al-awatik wal huyad wasawati al-khudur fa amma al-huyad فيعتزلنا الصلاة ويشهدنا الخير ودعوة المسلمين قلت يا رسول الله إحدانا لا يكون لها جلباب قال لتلبسها أختها من جلبابها متفق عليه حديث بن صحيح البخاري مسلم. wọ́n ni ànábì sallallahu alaihi wasallam pé tó bá ti di ọjọ́ ìdí gbogbo obìnrin kó jáde anẹ́bì ní àtàwọn tí wọ́n ń ṣe nǹkan oṣù ẹni ẹni tó wá ń ṣe nǹkan oṣù yẹn kọ́ o kó mọ́ wọnú mọ́ṣálásí kó mọ́ wọnú àyè kírun kó lọ ṣe kí ni kó lọ dó sẹ́gbẹ̀ kan kó mọ́ wo ìdùnnú àtorí ire tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ sáwọn mùsùlùmí ohun ò lè fi jìlbáàbù sáwẹ́wàá ẹ̀yà ìwẹ̀wà ọjà jìlbáàbà ẹ̀yìn tánàbí yìí sọ pé káwọn èèyàn wọ̀ sallallahu alaihi wasallam in tí Ọlọ́hun bá lò nínú kùránì pé kóbìnrin wọ̀ Ọlọ́hun sọ ní kùránì pé káwọn obìnrin kí wọ́n wọ jìlbáàbù wọn wallahi láàfù jìlbáàbù rẹ̀ níbẹ̀nu kùránì ẹ̀ àná ti kó bá yín láwùjọ ẹ̀ change ẹ̀kùn ìfẹ́kù sínú ẹ̀sìn èyí tí ò sínú ẹ̀sìn wọ́n dẹ̀ dàrú mọ́ yín lójú Islam ó bí ààrẹ ṣẹ̀bá wọn Saudi náà máa ń wọ̀ ẹ̀ ìbáṣà ní àṣálẹ̀ lárúbáwá ṣe kùránì kùránì lárúbáwá ni ṣe súnà súnà lárúbáwá ni sánàbí sánàbí lárúbáwá ni afọ́tọ́báyà gbàpá nàbí o lárúbáwá nìkan náà rán sí èyí ó sì kó ní Islam tàbágbà yìí tó rán nàbí ni wàbúrítù ilà nas àmà wọ́n rẹ̀ mi sí gbogbo èèyàn kódé àtàwọn àlìjànú bẹ́ẹ̀ni gbogbo wọn ni sí ànẹ́bí kárí sallallahu alaihi wasallam so ànẹ́bí wọn ni ìtumẹ̀ ní pé à wọ́n bèèrè pé ìtumẹ̀ ní pé nígbà yẹn oníkálùkù ma ń wọ jìlbáàbù lórí aṣọ tọ́báwọ̀ àwọn sọfá ànẹ́bí pé ẹni tó bá ní jìlbáàbù nísìn àníwà ní kí dandan gbogbo obìnrin gbọ́dọ̀ jáde everybody gbọ́dọ̀ jáde ní lọ́ta ń sọ yìí níṣẹ́ wọ́n ni a sáà obìnrin tó bá ní jìlbáàbù nǹkan ìtumẹ̀ ní pé àwọn ń jáde ohòwò níjọ ọdún ọ sí dáadáa fún ààrẹ o wallahi o sí dáadáa fún ààrẹ rárá èyí ò dẹ̀ dúpẹ́ fọ́lọ́wọ́ bá fún ẹ̀mí tọ́lọ́wọ́ bá sẹ́kù sára yẹn àwọn olómi ti kú bí fọ́ọ̀jọ́ ọdún yẹn bóyá wà kátà sọ́gbà bóyá ẹ̀gọ́ ti kò láyé kátà ló mẹ́ tọ́lọ́n tún wá sọ̀wọ́ di ọjọ́ báyìí wọ́n tún wá ń ṣe pálapàlá káàkiri wọ́n tún ṣe lọ́n kí yọ́lẹ̀ lómi mọ̀ tẹ̀lé boyfriend káàkiri yọ́lẹ̀ lómi lọ mọ̀ wá girlfriend tí ó mú káàkiri gbogbo rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ yẹn mùsùlùmí ẹjá sọ́ra fún wallahi kò sí tafẹ́ fi sí náà so tẹ́nìkà bá sọ pé jìlbá ń hmm, sọ pé wà ní Kùránì ó dẹ̀ wà ní súnnà gbogbo àwọn ìyàwó wa ẹja lọ́rán jìlbá fún gbogbo wọn kọ́bẹ̀ sí mọ̀ láti inú àwẹ̀ yìí lọ báyìí kásì mọ́ bọ̀ lẹ́yìn ọjọ́ ọdún nítorí Islam ní kọmọ̀ kódà Islam ní aṣọ yìí aṣọ àpọ́nlé ni kán lè bá ń pé àwọn obìnrin àpọ́nlé lélẹ̀ àwọn obìnrin abì lélẹ̀ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ fún ẹ dákun kọlọ̀bà kó sí rọrùn fẹ́ni kọ̀kan wa wọ́n ni kánà rasulullah sallallahu alaihi wasallam yakhruju yawm al-fitr wal adha ila al-musalla fa awwal shay'in yabda'u bihi as-salah anabi sallallahu alaihi wasallam tó máa ti jáde ní ọjọ́ ọdún yálà ọdún kékeré ní abọ́dún ńlá in ta kọ́kọ́ ma fi ń bẹ̀rẹ̀ sọ́lá ni anabi ò kírun ó dẹ̀ ṣe khutba oníkálùkù sí mọ̀ lọ́lẹ̀ tó bá dìjọ ọdún léyá wó pẹ̀rin àyàn ló dẹ̀ mọ̀ pẹ̀rin sallallahu والقراءة بعدها كلتيهما بعدهما كلتيهما wọ́n ní tẹ̀kbírí tí a máa ń ṣe níbi ọdún kékeré méje ni yíò ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar yíò wá sí ní ẹ̀mẹ́je ṣe bá ń yàbí níbi sabun fil ula yíò wá sí márùn níbi ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tó wá dìde fún rákẹ́lẹ́kejì Allahu akbar Allahu akbar so ibayin àbí yíò wà ká fàtí àti tí ìbá fẹ́ ká ní ẹ̀yìn méjèèjì eléyìí wá ní àwọn nìkan máa ń sọ wípé nítorí pé ànábì ń kírun ìjọta ọmọ ànábì kúnjọ ọdún ní ànábì wá bàjẹ́ ànábì wá gbàgbé ànábì wá ń ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar àá adákùnbọ̀ àwọn yẹ́ tí wọ́n rí gbàwọn kí wọ́n gbẹ̀ Allahu Akbar wallahu almustaan so èmi ò mọ̀ kiran pé orin ilẹ̀ ọ̀rọ̀ yẹn wallahu alam naam yustafadu min al ahadith kila àǹfààní ta lè ṣe níbi àwọn ahadith ni pé salatul eidain mashru'atun wa hiya rak'atan yukabbiru fihi al musalli sab'a takbirat fi rak'ati al ula عدا تكبيرة الإعراب وخمس تكبيرات في أول ركعة الثانية ثم يقرأ الفاتحة وما تيسر wọ́n ní ìntàlẹ́sàfà ní pé ìrun ìdí ó jẹ́ tí ó wà nínú sharia rákà méjì ni èyí ó sì tẹ̀kbírù méje lákọ̀ọ́kọ́ yàtọ̀ sí èyí ó kọ́sí tẹ̀kbírù tó lè then èyí ó sì ni pé sọ̀látù ìdẹ́n amọ́kíní musọ́lá òun náà ni ààyè tó súnmọ́ ní òlú bọ̀ tó kò níbi àwọn ilé kò sí láàrin àwọn ilé nítorí Ànábì sallallahu alaihi wasallam ó máa ń jáde láti lọ kí ìrun Eid so àwọn obìnrin dẹ̀ máa ń jáde pẹ̀lú wọn àtàwọn ọmọdé àtàwọn ọ̀dọ́ kódà gbogbo obìnrin kódà obìnrin tí wọ́n ní irú kódà obìnrin tí wọ́n sí àìdọ̀ gbogbo wọn jáde tẹ́yẹnyẹ láti lọ kíhun àmọ́ tí wá rọrùn láti lọ kí ní irú ẹ̀yìn èyàn wá ráyè mí náà láàrin kò sí tó sì kíyàn kígẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìṣàlàyé al Ibn Hajar wọ́n sọ nínú Fath nínú Fathul Bari wọ́n ni wa fihi al-khuruju ila al-musalla wa la fil masjid illa an darura wọ́n ní èyàn máa ń jáde sí mọ̀sọ́lá ni èyàn sì gbọ́dọ̀ kí ní mọ́sálásí àfitakídọ̀ òwúrọ̀ bá wà kò sí tafẹ́ sí mọ́sálásí láti lè kí ẹjá kí ń bẹ́ àráyè bomi tàti lè kí mọ́sálásí náà ni èyàn lè kí ní mọ́sálásí kò sí tó sí bẹ́ẹ̀ni èyàn lè kírun rí nínú mọ́sálásí gẹ́gẹ́ pé èyàn lè kírun sókù lára náà nínú mọ́sálásí wọ́n nínú àdíkì àwọn Aisha radiyallahu anha so ibá yà rí náà so ìyẹn tí ò bá sí tí ìdọ̀ òwúrọ̀ bá wà ìyẹn ليلة عيد الفطر وينتهي بانتهاء صلاة العيد قال الله تعالى ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم so o rinle yíò mọ̀ ṣe takbiru yíò mọ̀ ṣe Allahu akbar Allahu akbar láti alẹ́ fitr láti ìrọ̀lẹ́ after maghrib tàbákan ti announce by pure lálọ́dún àti maghrib àti maghrib ní ìbáyìí tí ó fi di ẹ̀yìn eid a ma gbí ọlọ́ọ̀bá Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar wa lillahi alhamd kede se ta ma wí jama oníkálùkù ma wí oníkálùkù ma wí lọ́tọ̀ọ̀tọ̀ ah ta ma a wí lọ a de wí padà wá sí ilé wọ́n ní albida fil ayat ká mú dé nínú àwọn bida àwọn àdádálẹ̀ táwọn èèyàn ma ń ṣe ní ibi ọdún àkọ́kọ́ ni ziyaratul kubur káwọn èèyàn ma bẹ sàréwò جرت العادة على زيارة المقابر في الأعياد ولا دليل علي على تخصيصها بالعيد wọ́n ló ti bá ó ti lọ nínú àládà àwọn èèyàn kan máa lọ bẹ sàárè wò nígbà ọdún ilé yóò dẹ̀ tọ́ àwọn olùmímọ̀ lọ ń bẹ̀wò jọ jùmá jùmá mo ti orílẹ̀ rí ní Niger State onígbàkà tí èèyàn lọ èèyàn láǹfààní àti lọ́bẹ̀ẹ́ asínbọ̀ láti jùmá báyìí àkàrà àmì àwọn sàárè so ilé àwọn olùmímọ̀ ń ṣe gbogbo jọ jùmá tán sí sí etílé wọ́n láwọn lọ kí wọn fọ́dún gbà gbà náà lájọ́ ń ṣe ọdún lè ní àwọn òbáyìn sọdún mọ́ <laughs> wò àwọn ti bá tí wọ́n lọ wọ́n àbáyìn sọdún mọ́ ti yíò tọ̀ so ká sọ́ra kádẹ̀mọ̀ pé ìmọ̀ bẹ́ sàréwò méjì ni èyí tó bá súnnà mu àti tó jẹ́ titi ẹbọ tó jẹ́ titi àdádálẹ̀ so èyí tó bá súnnà mu ni oníkíyàn kan lọ kíyàn mú níjọ ọdún ìyó kan lọ ìyó dẹ̀ ṣèdọ́ àfáwọn tó wà ń bẹ̀ náà sàdúà fúnra yẹn bẹ́ pé ah, mo fẹ́ lọ sàdúà kan lé ní àmọ́bí sàárè ní ti lọ sí bídá ní àdádálẹ̀ and also um, yóò padà lead yóò padà gbéyàn lọ síbi kí ẹ ma pé àwọn tó wà nínú sàárè nínú ẹni al-ikhtilat ìmá ìdàpọ̀ láàrin ọkùnrin àtàwọn so àwọn níbi sàárè náà àwọn obìnrin náà lọ bẹ̀ ribe anibin sallallahu alaihi wasallam pé ma taraktu fitnatan ba'di adhawra ala rijali minan nisa anabi ni mi ò fi fitina kan lẹ̀ tó lágbára fáwọn ọkùnrin tó ju àwọn obìnrin lọ problem kódà ó fẹ́ lágbára wọn àtowó wọn tó fẹ́ lágbára jówó lọ torí gbà nítorí èèyàn sì lè láṣẹ sóbìnrin láì tí lówó náà ọ̀pọ̀lọpọ̀ náà sì ní tàbá ń lé owó náà wọ́n lé owó torí obìnrin méjọ́lì torí obìnrin náà méjọ́lì táwọn yẹn bá ń lé owó nínú tàbá kọ lístì tàbí lé owó obìnrin yóò jẹ́ number one ṣe bá yàrí zuyina linnas hubbu shahawati minan nisa ọlọ́run sọ ní Qur'an ọlọ́run wọ́n ti ṣe ní ojú yóò fáwọn èèyàn wọ́n wọ́n mazmum ìnífẹ́ ìfẹ́ kí èèyàn máa gbádùn ẹ̀mí ara yẹn ẹ́ àwọn ni so obìnrin gangan ni fìtínà tó ní agbára jù fún àwọn ọkùnrin látara bẹ́ẹ̀ ó máa kí obìnrin má jẹ́ ìpìlẹ̀ wàhálà fún àwọn èèyàn láwùjọ jí obìnrin tí ó mójútó ìtìjú jí obìnrin tí ó mójútó ìbẹ̀rù Ọlọ́run ọba subhanahu wa ta'ala táwọn ọkùnrin ò ní ma sàgbákò lára rẹ̀ tí wọn ò ní ma kọsẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ẹ̀kẹta kìrọ́tùl Qur'an já annáyù an kìrọ́ àti ìfilmọ̀kọ́bìnrin kí ọlọ́mọ kakùrá níbi sàárì àwọn ìlú àṣọ́rọ̀ ní sàárè wọ́n yà tàbára kalẹ̀ ràn lọ́wọ́ wọ́n láwọn ń sà lórí òkú kí ní ẹ̀nà kò sínú ẹ̀sìn Islam Ànábì sallallahu alaihi wasallam pé la taj'alu buyutakum maqabir inna inú sàárè lè fi kí n ka Qur'an ẹ máa ka suratul baqara nínú ilé yín ìdí ni wípé àwọn ìtọ́dẹ̀ fi kà tó bá jòkó 30 minutes ọkà ṣọ́kọ́ tí ìlú akọ́rọ̀ tán kọ́nà tí ẹ bá fast dáadáa ilé mọ́ká jù 20 minutes lọ bẹ́ẹ̀ ni gbogbo ṣọ́kọ́ tí ìlú akọ́rọ̀ sí bí 280 eh, something aya 87 aya ṣẹ́jú mẹ́lẹ̀ fi kàtà ṣe bá ń yàbí so kí ẹ máa ka Kùránì inúlé inúlé inúlé inúlé kí ẹ wá lọ síbi sàárì lọ máa ka Kùránì o là وحين ما وقف الرسول صلى الله عليه وسلم على قبر أحد الصحابة بعد دفنه قال لأصحابه استغفروا لأخيكم

ìwọ̀n náà sáà mọ́lọ́n tọ́sìn láyé ẹ̀dàkà ẹwọ pálapàla ọ̀rọ̀ láti ní man nàbí yúká sọ fún pé muhammadu ni o ẹni tí ó tẹ̀lé annabi láyé ìwà nínú sàárè ìdáhùn ìbéèrè nínú sàárè ìgbésí ayé tẹ́yàn bá live ni ó dáhùn ìgbésí ayé tẹ́yàn bá gbé wọn ni ó gbé ìdáhùn yẹn jáde kì í ṣe expo tán sáré fún yàn tẹ́yàn bá fẹ́ wọnú exam hall expo ṣe wá kó bá gbogbo yín báyìí ẹsọ ti bá dìbì sàárì ṣàyẹ́ tí wọ́n wè pé ẹ̀yẹn ó mo lè máa sin tó wùrí láyé tí ma kú ẹ̀sá ẹlákẹ̀bà fún àfáà lórí dáadáa kẹ́lẹ̀ bá feminal expo ẹ̀dàkùn àwọn tá bá jẹ́ ẹni tọ́fọ̀ bá sẹ̀ fún ẹjí ká mọ̀ mújútó àwọn kìíní wọ́láì ẹmọ́mọ̀ gbà kan mọ̀ sàwọn kìíní ẹ̀bí òkú yí mẹ́ ṣe rí tiwa tẹ́yìn bá pẹ̀ àwọn báyìí mẹ́sàlẹ́ ẹnìkan fẹ́ ẹnìkan láti lọ gbalada èyàn lọ kírun sí lára èyàn lọ sin òkú mùsùlùmí kò sí nǹkan bẹ́ẹ̀ èyàn fi gbalada tí èyàn padà wá nínú àmọ́ wọn àfá àyẹn sẹ́rí tó má ti rí àwà ń bẹ́ ẹ́ wọ́n ti mọ̀ pé tẹ́rẹ̀tì rà wa gẹ́ níbi ọ̀rọ̀ òkú dé kọ́mọ́ sọ fáwọn pé à wọ́n fẹ́ jí òkú gbé ni o ìyíwà lọ jẹ ẹ̀dá ọkùnrin sí àwọn fòfúgbọ́n fòkú ṣe bábíkì rẹ̀ àbẹ́bí ṣe ah ẹ́ wọ́n àmọ̀ jàsókú ẹmọ̀ jàsókú ká ní jàsókú kí ni rẹ̀dẹ̀rẹ̀ nẹ́tọ̀ ṣe bí òkú ní ìsìn ọwá bú ẹ̀kẹ́ láti báyìí tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ kí ni ìtọ́ ọ̀nà tó sí bí ẹ̀pẹ̀ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ọwá dà sí olùsàárẹ̀ kí ni kí ni gbàtọ́wá dà sí ẹ̀ yóò wà lìjẹ́ náà a lè rí ọmọ ká mini alákínà kan bọ́sẹ̀ máa ṣe gẹ́dẹ̀gẹ́dẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan lórin láyé tí ẹ̀tún bá débi sàárè náà so kí ní ọmọ ń pọ́ gẹ́ wọ́n àdó sí bí ìgbèrí rẹ̀ báyìí tó máa kọ́ sọ sí létí náà tó máa tó tó wá ń gbé sínú sàárè ó túnmọ̀ láwọn ọ̀rọ̀ mítà lómí ó túnmọ̀ sọ kíníkẹ́kíníkẹ́ wọ́n tó wá lè pẹ àwọn olóòkú ọya ọya ọya wọ́n ti sì òkú ní ìṣẹ́jú mi káfà yẹn pẹ àwọn olóòkú ọya ẹmọ́ ẹmọ́ sí ẹmọ́ tọrọ àdúrà lọ́wọ́ yáyín ẹmọ́ tọrọ àdúrà lọ́wọ́ yáyín ah. kọmọ tọrọ àdúrà lọ́wọ́ ya wọn hádà shirk ẹbọ́ ní ìnà mọ́ pàá ọlọ́mọ asìyàn fàndúrí ọlọ́mọ ọtí wọ́n wọ́jú ọlọ́mọ báyá tẹbá fẹ́ mọ́ tọrọ lọ́wọ́ báyìí ẹmọ́ tọrọ lọ́wọ́ ọlọ́run lágbọ́dọ̀ tọrọ lọ́wọ́ kẹka àfitá ní ọ̀fún ọlọ́run sí ìyẹn tí wọ́n kú ẹ̀dọ́kùnrin tó ti kú àwátá tí wà táwà láì gan ní hukum ayé alágbára jọ tó ti kú lọ́nà ẹni tí ò lè gbẹ́wọ́ tí ò lè gbẹ́sẹ̀ mọ́ ní kí tó àwọn tọrọ tọlọ́dọ̀ rẹ̀ ẹni tó kún gangan ò lè rán rẹ̀ lọ́wọ́ ẹni tó fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ ṣe mú jẹ ká gbà ẹ̀yẹn eh, táwọn fẹ́ ma ti dé eh, eh, ẹ jẹ́ ká sí màmá sílé à sí màmá sílé ìtẹ́nẹ́ ní ká mọ̀ gbókù mùsùlùmí lọ́wọ́ ẹ jẹ́ sáà ní ṣe kí ní à sí àwọn súnà ti dé àfá ẹ̀sùn sẹ́gbẹ̀ dákun àfá ẹ̀yìn ẹ̀yìn súnà mohan òkú ẹgbà bí súnà bá sí ní àṣẹ ẹ̀sẹ́ ẹjá sí bẹ́ láàrin ìṣẹ́jú mẹ́wàá ó ti tẹ́ kò sí pàkò sáyẹ̀ pálapàla ẹgbẹ́ wọ́n ti gbẹ́ kíní kalẹ̀ wọ́n ti gbẹ́ kalẹ̀ ní ìtẹ́ ẹ kírun ẹ gbókù wọnú bẹ̀ ẹ nẹ̀zálà rẹ̀ sí ilẹ̀lẹ̀ ẹṣin tí bẹ́ kẹsẹ ẹ kọ́fà rẹ̀ ẹ dẹ tọ́ istaghfiru li yus'al oníkàkù lè mọ́ ṣe individually tọ́ allahumma ighfir lahu allahumma ighfir lahu warhamhu anábì ní ní odi wọn gba tí wọ́n kàn fi pa láàrin ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú ọmọ fi lọ wọ̀hámù kí náà kì ní kan pín ní kálùkù ti lọ rí tí ma kí bí ẹkọ̀ kan èyí sígbọ́dọ̀ tó sọ di àádá ẹ̀kọ̀ kan tó rápá náà bí na ma ń ṣe lẹ́kọ̀ kan kí ẹ kàn sí àwọn èèyàn létí mẹ́ nítorí ayò ayé wà sí ni ayé gẹ́gẹ́ fún ààrẹ tí yóò bá sọ̀rọ̀ gan wà sí astagfirka tó ilẹ̀ oníkálùkù lọlé ibẹ̀ wọ́n a bẹ̀rẹ̀ different program program mọ̀ bá program program aláwọ̀ èèyàn gba owó èsì òkú wallahi wọ́n gba owó èsì bẹ́ẹ̀ pa tọ́ oníkálùkù wọ́n lọlé báyìí bàbá oníkálùkù wọ́n lọlé ẹlẹ́ sínúlé ọlẹ́ ẹlẹ́ sínúlé ẹwà fẹ́ fi òkú sílẹ̀ ẹlẹ́ kó má lo èsì bàbá lẹ́fẹ́ wọ́n lẹ́wọ́n sì má gba owó mẹ́yìn wọ́n gbowó bẹ́ẹ̀dì wọ́n gbowó gbogbo nǹkan mo ṣọ́ kẹta bá gba owó èsì náà wọ́n gbowó stabilizer náà <laughs> wọ́n tún nepa bìlì ó kọ́mọ̀tẹ́ yóò sà lóná yóò lò sólà <laughs> gbogbo tán wá gbà àpótá ní lọ àpò àfá mú ẹbí ẹlọ́wọ́ èsì òkú ni oh oh táfàbà tí wọ́n ń nanú lé èsì yóò lọ mọ́ bóòkù ẹwù ẹwù nǹkan ládàrẹ̀ kó lọmọ bóòkù nígbà tàfà ti nẹ tàfà ti jẹun tó ti yóò tí kò ti tóbi ṣe gbogbo àwọn kíní ẹ̀yíwọ́n náà pọ́n fi láákà rẹ̀ ni ẹ mọ́ mọ́ gbà àwọn ẹni ẹ̀wò in tó bá ti bá súnnà mú ní kẹsí bí òkú like nǹkan tó last ta lè ṣe fọ́mọ̀ ya wá nù ìsìláàmù náà nìyẹn o ní ká sin lọ́nà tó bá súnnà ká lè ṣe so ibáyìn àbí so àbíọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala kó sànú ẹnìkọ̀ọ̀kan wa náà هن وعلم الرسول صلى الله عليه وسلم أصحابه إذا دخلوا المقابر أن يقولوا السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين وإن إن شاء الله بكم لاحقون أسأل الله لنا ولكم العافية أي من العذاب سواني دعاتي يوم ستين بالوسي بساري نيكبي يمني السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين تو àláfíà lọ́kọ́ ma báyíò ẹ̀yin tẹ́ wà nínú ààyè yìí nínú ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti ní

سعد بي إن شاء الله أتي سواج لله هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت بقى نبيل تبقى تسي الصلاة أوكي بيل نعم نعم gbogbo khutba eid èyàn gbọdọ̀ ṣe lẹ́yìn bàtí ẹ̀bá kí ọ̀tàn yálà ọdún kékeré ní àbí ọdún ńlá wọ́n bèèrè pé olèyàn máa ń ṣe lẹ́yìn ọdún bẹ́ẹ̀ kò sí lẹ́yìn ẹ̀rọ lèyàn máa ń ṣe méjì èyàn kí ń ṣe síwájú kíyàn tó bá ti kírù tán yóò ṣe kútùbà ó dẹ̀ mọ́ ń da káfà balẹ̀ jùkú kagbọ́ kútùbà tí ìbà kí n ṣe ọ̀dọ̀ àwọn tó káfẹ́ mọ̀ sọ́kúsọ tákàfẹ́ mọ̀ sọ́kúsọ ni yóò kún bẹ́ tíyàn yóò kún bẹ́ yóò máa bá tíyàn lọ so lè kí ẹ̀nà wọ eid ibi tí a ti fẹ́ lọ kíhùn kí àwọn pẹ́ àyè bí alhamdulillah àwọn olè tún sí bẹ́sìn bá ṣe ní kásì àmì ọlọ́bà kó sọ̀rọ̀ adé mo fẹ́ mẹ́ṣẹ̀ pọ́ǹtì kẹlẹ́ wọ́n ni pé ní last year ọlọ́mù yàkàtọ́ lọ sí ibi ìdì kan àwọn ilé yìí kó bá ń dìrí wá sí ìdì nífà wọ́n kó bá ń dìrí wá sí bẹ́ tààrà ní ó ní agbára gan wà kí ní gbogbo ilé nítorí ọlọ́ sí ànábì ò sí ànábì ò kírun sí kí kí fi rẹ kọ̀kọ́ lára ànábì nà ànábì kiri ìdì náà jọ́lá ànábì kó bá ń dìrí yóò gan ànábì fi bàndìrí ṣẹ̀sìn bàndìrí sáná pàpàpà jọ́lá ànábì fi ṣẹ̀sìn àrókọ́s kamajú kama ẹ́ níjò lànà bí sẹ́sìn bẹ̀rẹ̀ ibúlẹ̀ ti fẹ́ rí inú Kùránì àbínú súnnà ọlọ́ọ̀bá kọ̀ndẹ̀mùrú ìjọsìn bẹ̀ ọlọ́ni ìjọsìn àwọn ará jàhílíyà ọlọ́ni wà máa kánà salatuhum inda albayti illa muka'an wa tasdiya ọlọ́ni ìrun tó ma ń kí àwọn ará jàhílíyà àwọn ẹlẹ́bọ ìrun wọn kama súfèé kama patewo kama fẹ́nu súfèé unen kama mẹ́ka àwọn musical sounds kada ma pàtẹ́wọ́ kama jó ọlọ́ ní ìwọ̀n àwọn kèfèrí nù nínú ilé ìjọsìn ti wọn ìdákùn mùsùlùmí làwá èyí ni ká máa jó ká máa lùlù ká máa mì wallahi kò sínú ẹ̀sìn Islam bẹ̀ èyí ká sọ́ra àbí ọlọ́bà kó sọ́nà so warahmatullahi wabarakatuh